kọba annabuwa muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ará alẹ́ annabi àtàwọn sọ̀hábà annabuwa muhammad sallallahu alaihi wasallam ọdún gbẹ́jí máa tẹ̀lé lọ́nà annabi tí ó fi dìjú alkiyama kó lọ mọ́sà ka ẹnikọ̀ọ̀kan wa náà onírú àwọn olórí rẹ̀ dábẹ́ a tẹ̀síwájú pẹ̀lú yọ̀nda ọlọ́run láti máa ka nínú kìtàbù at-tawhid tíra ti ń kọ wa pé bá ti gbọdọ̀ ma ọlọ́run lọ́kan táà sì gbọdọ̀ sí nǹkan mí àyàfi ẹni táà mọ̀ pé ọ̀kan ni ohun lọ́lọ́run ọba wọ̀fí sọ̀híhì àní nàbí sallallahu alayhi wasallam hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ látọ̀dọ̀ annabuwa muhammad sallallahu alaihi wasallam òní mẹ́ bá ní fi sahih òní pa annabi wí annabi ní man qala la ilaha illallah wa kafara bima yu'badu min dunillah haruma maluhu wa damuhu wa hisabuhu ala Allah man qala la ilaha illallah annabilẹ̀ ni ọ bá ní tó wípé kọ́ọ́lá ẹni ọ bá wípé láìláha ìlọ̀lọ̀ gbogbo aná lámá tí wọ́n ń pè ní kọ́ọ́lá ìyẹn ni pé tí ó fi ẹnu sọ mọ̀ kọ́ọ́lá ẹni ọ bá ní láìláha ìlọ̀lọ̀ ibi tí annabi ń sọ̀rọ̀ lọ ẹjá kọ́ lọ́bẹ̀ annabi sallallahu ní haruma maluhu wa damu àti owó rẹ̀ àti ẹ̀jẹ́ rẹ̀ ó déwọ o ìyẹn ni pé ọgbọ́dọ̀ parú ẹni bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ gbẹ́sẹ̀ lérú owó ẹni bẹ́ẹ̀ ìtúnmọ̀ tí annabi ń wí ni pé fàhúwá muslimu fàhúwá àdífì yí àdífì almuslimu ala almuslimi e haram damuhu wa maluhu wa iri a jẹ́ pé ìta nábi wí ń bí náà ló ti wí ní ibòmíhun pé ma ń kọ́lá láìláha ìlọ̀lọ̀ ẹni ọba ti ní láìláha ìlọ̀lọ̀ fàhúwá mùsùlùmù lè máa dà kí lórí ta fi bẹ́ torí pé annabi ní haruma maluhu wa damuhu àti owó àtẹ̀jẹ́ rẹ̀ ẹwọ ní o annabi sí sàlàyé fún apáta lọ́wọ́ àtẹ̀jẹ́ rẹ̀ déwọ̀ almuslimu adalmuslimi haram damuhu wa maluhu wa irudu annabi wá fi nkankan kún sallallahu alaihi wasallam annabi tó pé ó tí ya jawami'ul kalim ká sọ̀rọ̀ díẹ̀ kọmọ yọ nkankan lẹ̀ pé kọ̀bá sì tún fi lé ikun kò sì ní pọ̀ lọ́rọ̀ ta ọ̀sọ̀ sallallahu alaihi wasallam torí àsìgbọ́ ńláńlá méjì ló lè jáde bọ́bá ìpẹ́nu tànẹ́bí wíní tànẹ́bí bá ní man qala la ilaha illallah haruma maluhu wa damu tí òfin tó fi kún pé wa kafara bima yu'badu min dunillah ìrìn èèyàn méjì ni ọba ma wí tànẹ́bí ò wí tí ó sì ma ní ànẹ́bí òun lè àwọn tí ń wíbẹ̀ ń bẹ lónìí náà pé ẹfí ogbè yẹn lẹ̀ ẹni ọba ti ní láà ìlàáha ìlàlọ́ ìwọ̀n wà láyín kọ́dẹ̀ lómí ó ní ó kírun kò kírun ẹfòun àtọ́lọ́hun lẹ̀ àkídà rẹ̀ dákọ̀dá ẹfòun àtọ́lọ́hun lẹ̀ torígbà nẹ́bì ti ní mọ́ ń ti wílò tọ́nu kọ́ọ̀lá ẹni ó sì ti sọ pé láà ìlàáha ìlàlọ́

àfi kíyàn ká ọ̀rọ̀ ọlọ́run débi tó sọ́ọ́dé kákọ̀rọ̀ anẹ́bì sọ̀lọ̀sọ́lọ̀ débi tí ọ sọ́ọ́dé anẹ́bì ò dúó lórí kí ma ń kọ́lá láìláha ìlàlá ó ní wà káfàrọ̀ bí má yóò bá dùmín lúnìlá àmọ́ ń jẹ́ láìláha ẹnu lásán yìí ó ti tó ànábì gan ló ní òtó ó ní wà káfàrọ̀ bí ma yóò bá dú mẹ́ndú nìlá yóò wà se kèfèrí ìyẹn ni pé yóò kọ tàwọn kan àwọn owó ma yóò bá dú mẹ́ndú gbogbo nǹkan mí táwọn èèyàn bá ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run yóò kẹ́yìn sí yóò takò yóò se kèfèrí sí àmọ́ àwà ìyìn lọ́hùn yíò kọ́lọ̀ fi rán nẹ́bí o sọ̀lọ̀sọ̀lọ̀ òun lẹ́ ma gbá wọn béèrè kọ́dà wọn bí mírú ẹ̀ ní ajímú ìdí ní ẹlẹ́rì mọ́ bí mírú ẹ̀ lẹ́kọ́ lé ọ̀sẹ̀ tọ́lọ náà pé mẹ́ẹ̀ bá ń kírùn àbọ́ ti ẹ̀jẹ́ làdá nìgan ìsì tó ń gbégún ẹ́ kí ni túnmẹ̀ sí ìrùn òun ní túnmọ̀ mọ́ ni pé ọba dúnmẹ̀ dúnìlá ńgbò ti gbà pé láìláha ìlà mọ́mọ̀ ránṣọ tó mọ̀ tù níta nẹ́bí wínú ìwọ náà lọ ránṣọ ìwọ náà lọ ń se gíní ìwọ náà lọ ń fa òwú rẹ̀ tó ń tù bí ẹni tí ń pọnmi sínú agbọ̀n ọwá lóyìn agbọ̀n yóò tí kún látàárọ̀ tóhun ti pọn kò lè kún o ní ọ̀sọ́bà kan tó tó jọ́sìn fún àfolúọba allah ó sì tún ní nǹkan kan tó tún gbà póhun náà tó ń se nǹkan kan lẹ́yìn ọlọ́run allah kò lè wọ́ra wọn torí náà àkọ́kọ́ nù kèése ń tà nẹ́bí wí ní bẹ́lómí ò jí máa wí lónìí pé ànẹ́bí jí ní máa ń kọ́ láìláìlọ́lọ́ ànẹ́bí lẹ́ni ọba ti sọ pé láìláìlọ́lọ́ musulmi ni ọmọ aljanna ni ẹfílẹ̀ àfikọ́ yàgò fún tí ó bá láìláà ìjẹ́ ìtúnmẹ̀ ẹ̀nu nígbò tí ní láìláà ìlọ̀lọ̀ ọgbọ́dọ̀ takò ọgbọ́dọ̀ sí kèfèrí sí gbogbo tó bá takò láìláà yìí gbogbo tí ẹwọ̀n èèyàn bá tó ń jọsìn fún ní gbogbo ọ̀nà jọ́sìn wọ́n ń fàdó àpè wọ́n ni wọ́n ń se nǹkan kan tó yá se fọ́lọ̀ ni ẹ̀tọ́ kan tó yá fọ́lọ̀ wọ́n fún wọn ni ọgbọ́dọ̀ kọ gbogbo ẹ̀ tó bá fẹ́ kí n tó wí láìláà ìlọ̀lọ̀ kọba nítumà eléyìí náà ni alìmáàmù wahab ibn munabba rahimahullah inú àwọn tàbí ẹ̀yí òun lọ́pàá kí sí wa pé ǹjọ́tẹ́ nìkan náà wá bá pé ya imam ya imamu wahab alaysat la ilaha illallah miftah aljanna ibi la ilaha illallah kọ́kọ́rọ́ tàbí sí alìjanna èmi ti ní ọlọ́lọ́mọ ilaha illallah kíni ni wáhàbù wí alìmọ́mù wáhàbà ní na'am wàhálwàjẹ́ta mẹ́ftáhán bílá àsìnà láàrídá ilẹ̀lá ò ní kọ́kọ́rọ̀ alìjẹ́nà a máa ń jẹ́wọ̀ rí kọ́kọ́rọ̀ kan rí jí ò lẹ́yìn in àtẹ́ta bí mẹ́ftáhín láhù àsìnà fútihà láka àwòfátaha láka wa in àtẹ́ta bí mẹ́ftáhín láà àsìnà láhù lam yóò láka bọ́ bá mú kọ́kọ́rọ́ tó léyìn wá ó sì lẹ́kùn àlìjánà lóòtọ́ àmọ́ bí kọ́kọ́rọ́ láìláìlá àti ẹyọ tí ọ̀bá léyìn àbọ́ kan èyìn rẹ̀ irú kọ́kọ́rọ́ bá ń ká nẹ́bì ní yóò sì lẹ́kùn àlìjánà torí ní ẹ̀dàkùn mẹ́jà tanra wa bẹ́ẹ̀ ni mọ́ ń kọ́ọ́lá àmọ́ ń jẹ́ bí má yóò bá domendo nìlá àmá irú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn òpé a mọ́ sọ́rọ̀ àti ogbó ń tọ́jọ bá ń kọ wọlé o anẹ́bìlẹ́sìn ní kíyàn mọ́ sí torí wà káfàrọ̀ bí mọ́ yóò bá dú mẹ́ndú nìlá torí náà kọlọ̀ fi èsí o kọmọ́dà bígbà tí yàn ń pọnmi sínú agbọ̀n la ilaha illallah ó nìtùnmà táwa náà mọ̀ ìyẹn ni pé nìkan tún jó jọ́sìn fún máa fi kíni àfọ́lọ́ gbogbo tí ó bá takó ohun tó sọ lẹ́nu yìí yọ bà láìlá jẹ́ as condition pé mọ́ ń kọ́lá la ilaha illallah wa kafara bima yu'badu min dunillah haruma damuhu aw maluhu wa ìran àwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì táwọn náà ń sí ọ̀rọ̀ annabi yìí gbọ́ sallallahu annabi ni man kọ́lá láìláha illallah awára wọn kan tí wọ́n ní láìláàwó ní wí kò dénú rẹ̀ ọkà wí ní kí ni kò islam rú nǹkan báwọn náà annabi sì ni man kọ́lá láìláha illallah ipò islam ni pé mọ́wíntà annabi òwísà annabi lẹ́nu so ti wí láìláha ìlàláwùná nùhàmìlùhú bí zọ́hìr nùhàmìlùhú bí zọ́hìr èyàn wá bá wa mọ́sálásí lónìí a ní àsìrí àìrí ọyìn àìtẹ́lẹ̀ jú ló kọyún ní abdullahi lòun ah, ẹwọlé ẹsàlọ̀ ilẹ̀ kírùn ni kò sí nǹkan mí òun ni kí ó wùwa pé òun ọ̀kà fara bì mọ́ yóò bá rù àmọ́ lópin ìgbà tí yẹn bá wí láìláha ìlàlọ́ kéyìn kan tún wá ní kọ́ọ̀sì àti pé ẹ̀ mọ̀bọ́yá láìlá àwọn òdénú rẹ̀ àṣejù tọ́lọ́wọ́ ọ̀fẹ́ nínú ẹ̀sìn o òun ló fi jẹ́ pé ní tàn nẹ́bì fẹ́ràn jù nínú àwọn tàn nẹ́bì fẹ́ràn jù sallallahu alaihi wasallam Usama Usamatu ibn Zaid nínú hadithi kan wọ́n Khalid ibn walid ni gbogbo ni wọ́n súnmà nẹ́bì púpọ̀ ta ni Khalid walid òun lọ ga ogun musulmi pé wọ́n wà lójú ogun musulmi àti àwọn tí èsẹ musulmi àwọn kèfèrí ńgbà ẹnìkan wá rí pé ah, eh, nǹkan tánlẹ̀ <laughs> gbogbo àwọn adúrà àwọn táwọn wá yìí lámọ́yí wọ́n ti fi balẹ̀ àwọn musulmi ti fi balẹ̀ ẹnìkan wá rí òun náà bí tó sápamọ́ sí ọfìdàlé ọwá e, ní àṣádù aláìláha sẹ́mọ̀ pé ń tọ́jọ́ ní pé ń gbò rí dáa <laughs> àṣíádù aláìláìlọ́lá ń gbà tó orí gíní tó orí ìdà àṣíádù yọ ọ̀kọ̀ wọlé mọ́ fàkọtàlàwú ó sì pa ń gbà wọn dọ́dọ̀ ànẹ́bì ń kọ́ ojú ànẹ́bì yí padà sí sọ́lọ̀sọ́lọ̀ ànẹ́bì ni akọtàlìtàhù báadà án kọ́lá láìláha ìlọ̀ ó torí náà ẹ̀dàkùn ẹ̀sìn tó lọ́n fi rán nẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀sìn wasatiyya ni o láàrin àṣejù àti kíni àtàṣe ètò inú ta wí náà ara ṣe jù ń bẹ ara ṣe ètò ń bẹ man qala la illallah èyí wọn pé ká sílẹ̀kùn fún al-irja kò pé á sílẹ̀kùn fún kíni al-irja pé òṣìṣẹ́ òṣìṣẹ́ ọlọ́run ti <laughs> sallallahu alaihi wasallam àmá at the same time man kọ́lá láìlá ilẹ̀lá kámẹ́jẹ́ ó sílẹ̀kùn gùlúwù fún wa náà kámẹ́jẹ́ ó sílẹ̀kùn àṣejù torí bí ta bá dé lónìí nìsìn bí musulmi mi bá rẹ lómi bó ti wẹ̀wù lásán yóò ti ya fọ́tò orú musulmi ti ń se bó ti kíyàn lásán yóò ti se gíní ó ti ní píkṣọ ọrú mùsùlùmí tí ó gbọ́dọ̀ jẹ́ gbogbo ilé yíò sínú lànà náàbí o sallallahu alaihi wasallam ẹjá àmàlà náà sàbí pé zọ́ọ̀hìrì in tí wọ́n fi hàn pé báyìí làwọn ti rí bẹ́ẹ̀ náà ni ẹjá bá wọn lò níjọ́ tí ìbálò yóò tó yí padà odíjọ́ tí wọ́n bá wà káfàrá bí má yọ́ ọ̀bá domin dùn bá nẹ́bì ti gbáyé nù sallallahu alaihi wasallam kọ́dàtà nẹ́bì jẹ́ jùlẹ́bù yíò lọ sẹ́mẹ̀ páwọ̀ ọmọ vọ́nà ní tiwa mọ́rọ̀ ní ọgbọ̀dọ̀ jẹ́ pé àwọn oníkẹni ọgbọ̀dọ̀ jẹ́ súfí ní bó ti wẹ̀ wọn fa kọ́dẹ̀ lómi wọrú àwọn kọ́lọ̀ kan tó wọn ọmọ gbé àwọn àwọn tí ma wọrú <laughs> aṣọ kọ́lọ̀ òun ni pé rọ́ ni láìláha ìlàlá ọ̀tẹ́lómi bí àwọn abdullahi ibn obayi bin salul

òun ni eléyìí tàà ń sọ yìí ní parí àdífì ní wàhìsáàbù alọ̀lọ̀ èyí wọn ò pé ìwọ́ ti wá mú lọ àlìjẹ́nà yọ́ pàdé ọlọ́run rẹ̀ lọ́hun àmọ́wọ́ dómbi tọ́lọ̀ ní kò dó almuhamala tó bí bíbzọ̀ì man kọ́lá láìláha ìlọ̀lọ̀ wàkáfàrọ̀ yóò gbádùn mi torí náà ẹ̀dàkùn ẹja kọ́ẹ̀kọ́ ńláńlá yìí bí hadith annabi sallallahu alaihi wasallam lọ́nà méjèèjì ọ̀nà títọ̀ ọ̀hún àwọn tí ò ní kan ṣe pé ẹmbásájì ní láìláà ìntànẹ́bì wí kọun àwọn tí àṣejù náà sì wá wọ pé à kọ́dà irú láìláà tó wíhun náà kọ̀ wọlé ó dìjọ́ tọ́ ọba tó rí tọ́ nẹgẹ́ẹ̀tì láìláà o kó já dúó lójú àlàbì tọ́lọ̀wọ̀n àtànàbì rẹ̀ sallallahu alaihi wasallam tí wọ́n fẹ́ ká dúó wa sharhu hadhihi tarjama ma ba'daha min al-abwab al-imam bá gbọ́ ìta wíyé gbogbo ìyẹn ni pé mọ̀nkọ́lá láìláha ìlànà wà káfàrá bí ma yóò gbádùn mi tọ́ gbọ́yé lọ́nà méjèèjì ta wíhun kọ̀ fàṣẹ jù gbọ́yé kò sì fi àṣẹ tó gbọ́yé gbogbo àbúwábù tàwíìdì pátá wọ́n túnmọ̀ ilé yìí pé ntọ́lọ ń wí nípa rí báàbù kọ̀ọ̀kan tí wọ́n wà sọmaráìsà àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ ńláńlá tààrí ń bẹ̀ wọ́n láwọn amásíàlà ńláńlá ọ̀rọ̀ ńláńlá ní bẹ̀m̀bì ìntàkà kọjá yìí wà ẹ̀rẹ́ se pàtàkì jù ń bẹ́ wàhíyà tafsíru ọjá màtúmà kí là ń pè ní tawhid pàtàkì jùlọ láwátà mo ní ìtúmọ̀ tàwídì pé ìmọ́lọ́ nìkan ìmọ́lọ́ nìkan okùdí ẹ̀ka àtò òun ni òjò pọ̀lọpọ̀ ọmọ kí ma ń kọ́ láàílá ìlàlá wà káfàárọ́ bí ma yọ ọ̀gbà tàwídù ni ìmọ́lọ́n lọ́kan àti ìsin ọlọ́n nìkan bí yàn bá ti yọ wàtàfsíru ṣàhádà inú ta kọ́lẹ̀kọ́ ńláńlánú báàbù yìí ni pé kálìmà ṣàhádà tẹ́mì rẹ̀ ń gbín jojúmọ́ aṣíhádù aláìláha ìlàlọ́ wa anna muhammadan rasulullah sallallahu alaihi wasallam kódò jẹ́ agbóyí náà kí ni túnmẹ̀ kí ló túnmọ̀ man kọ́lá láìláha ìlàlọ́ wa ha bi umurin wa bákanáà arálàyé tó pọ̀ láwọn ọ̀rọ̀ tó clear tó sàlàyé ń wí minha nínú àwọn ọ̀rọ̀ ta rí tó sàlàyé rẹ̀ ayatul isra ayatin bennu suratul isra ìran wa létí gbogbo nta ti kà nínú babu yìí ni o bayyana fiha ar radd 'ala al-mushrikin alladhina yad'una as-salihin ففيها بيان أن هذا هو الشرك الأكبر kí láyà náà òun láyà pé أولئك الذين أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه àti túnmọ̀ rẹ̀ ń gbà ta káyà yìí náà làfà tó rán wa létí pé ó sàlàyé fún wa ó fèsì fáwọn ẹlẹ́bọ̀ àwọn tí ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run kí lọ sọ wọ́n di ẹlẹ́bọ yàdẹ̀rúnà sọ̀lẹ̀hìn wọ́n rá wọn kan léèyàn rẹ̀ kọ́dà mú nínú tẹ̀fsíru kan wọ́n ní minel jinni inú àwọn àlìjànú ni àwọn gan wà mọ̀ páwọn táwọn ń pè yí gan ti parán wọn ti àwọn o lè jẹ́ wòlíì o lè jẹ́ gíní o lè jẹ́ wòlí ẹnìkan ò dispute wìláyà rẹ̀ ẹnìkan ò dispute nùbúwà nẹ́bí ọlọ́run pé kọjá nẹ́bí ọlọ́run mọ́ àmọ́ kí lẹ̀ tọ́ tí wọ́n ní láti mọ́ pé lẹ́yìn ọlọ́run olúwa ní òun ọ̀gbà gbogbo ẹ̀dá pátá ni wọ́n lọ́dọ̀ ọlọ́run ẹ̀dá ọlọ́run ni wọ́n ọlọ́run lóhun ò wá nígbà kẹ mú ẹ̀tọ́ tòun kílẹ̀ tọ́ tọ́lọ́run òun ní ká kéèpè ká sin òun nìkan káwà fún èyíkéyìí inú ẹ̀dà tọ́lọ́run ọba dá kọ́dà fa ní fíhà bayan annahadha ni ìdá ni pé pe nǹkan kọ́dàbọ́ jẹ́ mẹ́nà sọ̀lìhìn nínú àwọn tó dá àwọn ẹni ọlọ́run annabi ọlọ́run màláíkà wòlí ṣéwù nígbí òyìn bá ti pé torí pé gbogbo àwọn tàà wí ọlọ́run náà lọ dá wọn ọkàn dá wọn lọ́lá tí wọ́n ni a sì gbà bẹ́ẹ̀ àmọ́ ọlọ́run ọ̀dá wọn lọ́lá débi pé kẹ́ fi torí náà gbogbo ọjọ́ tí yẹn bá ti ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ó ti sẹ́bọ̀ ńláńlá ìyẹn ni pé tí yíò lè remain as muslim kọlọ̀nkọ́ mọ́sá àsánú wa o wà mín ha ayatu baro'a nínú àwọn àlàyé taka nínú báàbù tó lọ iná òní aya ti ń bẹ nínú sórọ̀ baro'a ìyẹn ni sórọ̀tù tauba sórọ̀tù tauba náà làwọn afá ma pè ní kíni sórọ̀tù baro'a àwọn aya àwọn sówàrù kan bẹ nínú alkùránil kẹrí wọn ní jù ó kọ̀ọ̀kan lọ bẹ́yàn bá pè sóràtù taubá ní sóràtù taubá ọ̀wọ̀lé bàbá pè ní sóràtù bàrá àná ọ̀wọ̀lé bẹ́ẹ̀nà ni yí sóra tí a dákọ láìpẹ́ yìí ayatul isra sóràtù al-isra òun náà wọ́n pè ní sóràtù bá ní isra'il torí náà àwọn sówàrù mí bẹnu أن أهل الكتاب اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله نبتاتي كاكبني àwọn kan wọ́n máa wọn àfá wọn wọ́n máa wọn ẹlẹ́sìn nú wọn àwọn olùbẹ̀rù ọlọ́run mẹ́nà sọ̀lẹ̀hìn àwọn tó dáa náà láwí àmọ́ dídá àwọn ò dépò pé kẹfì wọ́n rọ́pò tani kẹfì wọ́n rọ́pò ọlọ́run al-ahbar àmọ́ gbogbo wọ́n ti jẹ́ lẹ́sìn tí wọ́n já àfáà tó níjọ́ tó bá ti di pé ní ìtàkàrú àbárọ̀hún wọ́rọ̀bánahún àrùbábán bẹ́ẹ̀ bá ti sọ wọ́n dọlọ́un kéèkèé lẹ́gbẹ̀ẹ́ ọlọ́un àti se wa pé adiyu ibn hatimin radiyallahu anhu ìjọ tí ó gbọ́ ayà yìí ìbéèrè tó wá bí annabi bá annabi ti dá lóhun fáǹfà ní àwátá sí ń bẹ̀ ìjọ náà in tó bí annabi ni pé ah òun náà ń bẹ lára wọn tẹ́lẹ̀ torí àdíyù yìí Nasrani kírísíẹ̀nì ní kó tó gbà fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam pé ai àmú respect wọn ni àmú wọn lọ́lọ́run àmú wọn ní kíni arbaban min dunillah kí lànàbí wí يحلون لكم ما حرمه الله ويحرمون, لكم ويحرمون عليكم ما أحله الله فتلك عبادتهم anábi ni síwọ̀n èso ń tọ́lọ̀ ń se léèwọ̀ fún yí káwọn ní rẹ̀ bá lè sí ẹmọ́ sí ń tọ́lọ̀ ń se léèwọ̀ sẹ́ káwọn ó se gíní kí wọ́n sọ di ẹ̀tọ́ fún yí àdíyù ni wọ́n mọ́ sí bẹ́ẹ̀ ǹjẹ́ wọn a tún máa sọ tí ọlọ́run se lẹ́tọ́ àwọn a sì dìsáìdì pé wọ̀ ní fún àdíyì ni wọ́n máa se bẹ́ẹ̀ annabi ní ọ̀nà tẹ́ fi mú wọn ní ọlọ́run náà torí náà ẹjá kẹ́kọ̀ọ́ bí yíò halali lele haramu lele ẹ̀tọ́ ọlọ́run ni àfẹ́ni ọba fi rán pé bá ń jíṣẹ́ pé mo fẹ́ ilé yìí ń fẹ́ ilé yìí tá ń láṣẹ kó pe ń tọ́lọ́ ń pè ní halali kó pe ní haramu àbí kó pé tọ́lọ ń se ní haramu kọsọ di gini kọsọ di halali wa bayyana annahum lam yu'maru illa bi an ya'budu ilahan wahida ma anna tafsiraha alladhi la ishkala fi طاعه العلماء والعباد في المعصيه لا دعاؤهم اياه eri nta ko in addition to nta ti matele won ran wa le tin bi ni pe Kama wà rò pé ní ẹ bọ́yá ń tọ́lọ̀ fi ní wọ́n mú wọn lọ́lọ́un ní pé wọ́n ń se gíní wọ́n ń pè wọ́n sẹ́mọ̀ká ti mọ̀ yíò ń pé náà tí yàn fi lè mú yàn kó fi yàn se ẹgbẹ́ ọlọ́run ní kọ́ máa pè gbígbà tó ń pe ọlọ́run àmọ́tò lè dáyà yí ń wí kí láyà yí ń wí ni pé tọ́ átùhùn ìtẹ̀láṣẹ wọn tẹ́ẹ̀mọ̀ pàṣẹ tí wọ́n pa yí ọta pàṣẹ tí ọlọ́run ọba pa ìmọ̀ ọlọ́run se nǹkan léèwọ̀ àwọn pè lẹ́tọ̀ọ́ àbọ́lọ̀ ń pè nkankan ní ẹ̀tọ́ àwọn sọ di èèwọ̀ bíyàn bá ti tẹ̀lé wọn bí yíò náà ó ti mú wa lọ́lọ́run náà nù kọlọ̀n kọsọ wa ń bẹ̀ wọ́n min annabi ibrahim aleyhisselam injọ ti ń sọ fáwọn kèfèrí àsìkò rẹ̀ pé inna ni bàrọ̀ ohun mẹ́mà tààbùdùn illalladhi fatọ́rọ̀ pé mọ̀bọ́pá mọ̀bọ́sẹ̀ o èyàn àyíyọ́ se islamu àyíyọ́ islamu se jẹ́ wọ́n mọ̀ bí ọ wà iná ní bàrá wà torí wọ́n mọ̀ pé kọ̀ráyè ni òun náà bá wà kẹsẹ̀ pé ìráyè <laughs> mọ̀rọ̀kú tíyé ẹ̀kọ́ta kọ́ lọ́dọ̀ ànẹ́bí ibrahim iná ní ọ̀fẹ̀kọ́ wí náà àmọ́mọ́ jẹ́ ní òjò wá bí n tọ́lọ̀wọ̀ fẹ́ ìgbà èmì ìwárù rẹ̀ ni inna ni bara'un mimma ta'budun illa alladhi fatarani fastathna min al-ma'budina rabbahu anabi ibrahim alayhi salam ọmọ pé báwọn yẹn ti ń sin ọlọ́run wọn sin kan mi òun ló fi wá tètè fi kún pé mọ́ bọ́pá bọ́sẹ̀ níbi bàbá ipẹ́ nìkan bẹ tí ń sin lọ́hun nú yí ìbọ́pá bọ́sẹ̀ kó nú ẹni tó ń sin o ìlàlẹ́dí fàtọ́rọ̀ ni àfolúọba tí ó sẹ̀dánù wàzákẹrọ subhanahu an hadil bara wa hadil muwalat iya tafsiru shahadati allah ilaha illallah onínú àtúnkọ́ nínú ayà yìí ni pé ọlọ́njá mọ̀ pé a sí albara'a walmuwala ká bọ́kwá bọ́sẹ̀ ń bí tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ká sì dúó ń bí tí ó ti fẹ́ kó wọn orí wa híyẹ tafsiru shahada òun náà ni tó ma la ilaha tẹ́mi àti wọ́n wí kèsí pé ń tàà wí lẹ́nu tí sí ọwọ́ wá ń takò fàkọ́ọ̀lá òun ni lọ́lọ́mfin oníkíyọ̀rọ̀ ní kí ọ̀rọ̀ yìí àbí wà jáàláha olúwọba jáàláha kalimatan baqiyatan fi aqibi kò jẹ́ kọ́rọ̀ yọ parí lórí annabi ibrahim aléhì salatu wasalam ó ní tó máa wà bẹ́ẹ̀ fi aqibi yí ayé fi dhurriyati yí nínú àwọn àrọmadọ́mà àrọmadọ́mà annabi ibrahim aléhì salam ومنها آية البقرة في الكفار الذين قال فيهم وما هم بخارجين من النار inú ta kọ́lẹ̀kọ́ ní báàbù tọ́lọ yìí òun láyà àbí tọ́lọ ti láwọn kan wà máa hún bẹ̀kọ́rì jína minan wọn ní jáde kó nuna ibi ni wọ́n ma gbé wọ́n dé wọn torí àwọn alfa àti sàlàyé rẹ̀ fún wa káwà náà sàlàyé fúnra wa nísìn kìí sí gbogbo ẹni ọwọ́ náà ní kèfèrí kìí sí gbogbo ní ń tú ní ń wí nǹkan mí tọ́lọ́run òwí tà nẹ́bí òwí bíyàn bá wọná tọ́ jáde ń bẹ́ kìí se kèfè rínú bọ́ bá wọná tó se gíní tọ́lọ̀ ń jẹ́ ń yà ẹnu wọn bẹ́ ẹ̀sẹ̀ tọ́sẹ̀ ọwá wọná sẹ́kọ́ndì kan ní ọwọ́ ọ̀sẹ́jú kan ní one hour ló ló ń bẹ̀ kan ní ọdún kan ní ọlọ́mọ́jà wọ bá kan àmọ́ ẹjá gbogbo ẹni tí irú ọ̀pọ̀lọpọ̀ ibi tá nẹ́bí ó ti ní fìnnà lápòjúwe kò túnmọ̀ pé ní tá nẹ́bí wíhun ní ọsọ́yàn di kèfèrí níbi ọlọ́run ọba ti sọ̀rọ̀ ẹni tó di kèfèrí nùná irú ẹni wà máa ń bẹ̀ kí làwọn eléyìí tí olúwa wá ní wà máa hún bi kharijina minan nar áyà náà bẹnu suratul baqara olúwa ní a'udhu billahi a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ní ittabarra alladhina tubi'u minal ladhina taba'u wa ra'aw لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا فنتبرأ منهم كما تبرؤوا منا وما هم بخارجين من النار olúwa sọ́tàn fẹ́ mẹ́rẹ tí ó sẹlẹ̀ lálìkìyàmá àṣẹ gbogbo ń tàà ń wí àti ṣíríkù àti bídá àtẹsẹ̀ àsáwọn kan tẹ̀lé èyàn àwọn kan làwọn kan tẹ̀lé bí ó ti wà láti jọ yóò sì máa wà bẹ́ẹ̀ ọ̀gá ṣíríkọ ọ̀gá ọ̀gọ́ wà ń bí ẹbọ aṣíra wọn kan tí ó tẹ̀lé ọ̀gọ́ ń bí bídíà aṣíra wọn kan tí ó mọ̀ tẹ̀lé ọ̀gọ́ wà ń bí ẹsẹ̀ aṣíra wọn tí ó mọ̀ tẹ̀lé àmọ́ ń jẹ́ excuse ń bẹ lọ́dọ̀ ọlọ́run bí ọ̀rọ̀ wà nùgbá ah, àwákàn tẹ̀lé wọn ni <laughs> ni wọ́n pè wá ah, excuse o ni ẹ̀yí tẹ́ tẹ̀lé wọn gọ̀ọ̀rọ̀ ní tẹ́ gbọ́rọ̀ tọ́lọ́un tẹ́ lọ́pọ̀túnítì àti mọ̀ pé ọlọ́run ọ̀fẹ́ bí tí wọ́n ń pè yí sí ìtẹ́ gbà ara tí ó sẹlẹ̀ lálìkì àmà ní pé ìtàbárọ̀ alàdínà tó bẹ̀rù mìnà alàdínà ìtàbárù gbogbo àwọn tẹ́ ń wò wájú ní gbà bí ni pé <laughs> <laughs> gbogbo ẹni tí ń fọwọ́ sọ̀yà tí ń sọ fún yẹn pé ẹ lọ sí bọ́lọ̀n bá bí yẹn lémi ní àbẹ́yẹn gbọ́rú ẹ̀yìn àhà ẹ̀dàkùn ẹkẹ àyà yìí fún wọn bọ́lọ̀n bá ní ọwọ́ wọn létí ìtàbárọ̀ alẹ́dínà tó bẹ̀rú mìnàlẹ́dínà tàbàrù ọ̀rọ̀ alkùránì ní onú sọ́rọ̀tù ìtàbárọ̀ alladina tabi'u min alladina tubi'u tàbárọ̀ alladina mo ti ké tẹ́lẹ̀ náà ni ìtàbárọ̀ alladina tubi'u min alladina tabi'u bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n tẹ̀lé wọ́n ma pé àwọ̀ àwakọ́ bóyọ́ sí náà ni <laughs> ìbẹ̀nú alkùnrání bẹ́ pé ṣẹ̀tọ́ ni ọmọ ti ẹlòmí títí títí títí tí ó fi sọ fún pé okfur yóò ti débi tí ó kọtọlọ́n falamma káfàrà ọba tí wá rí pé yes ó ti dojú ẹ̀ kọ́ọ̀lá ní bàrí omenka èmi ọmọ rí o nígbàtí ó tẹ̀ wá parí ọ̀rọ̀ ṣètọ́ ni ọ wá ní ìní àkọ́ọ̀fù lọ́ha rọ́bàláàdì

sẹ́rí pé <laughs> ọlọ́mọ́sí wá ládọ́rùn mọ́tọ́ àmóluwa ń kí lọ̀fẹ́ mi rẹ̀ látàyé o òun náà lọ́hànú ayá ikún mọ́ o olúwa ní ṣètọ́ ní nìkankọ́ jámù lọ́lọ́ wá lóyìn pé wọ́n pọ̀ àwọn tí wọ́n sọ páwọn ọmọ èèyàn pé wọ́n pẹ́ àwọn ọmọ ìrí o tọ́ kí ní ó tún wá ṣẹlẹ̀ ń jọ́nà jalla jalalu jalla ọlọ́n fẹ́ràn ma nẹ́bí adama gbígbà tọ́lọ́run tí ń sọ episode sí jí ó ṣẹlẹ̀ lálìkì yàmà fún wa lẹ́sẹẹsẹ kí ní ó tẹ̀lélé yìí wa qala alladhina taba'u àwọn àwákà tẹ̀lé wọn ni àwọn ní aláàrán makewu àwọn ní bẹ́ẹ̀ ti se wá ní lọ́wọ́ anna lánàá karrota ó bá ikú sí se ní kọ́lọ̀wọ́ fún wa ní opportunity kan sí in tí ń jálì kìí àmà náà nù opportunity ẹ̀yọ kan náà ní bọ́bá ti misuse ọ̀tán náà nù ìyẹn ni pé gbàtọ̀ wà láyé náà l'opportunity ẹ̀yọ kan gbogbo ní hadithu jábìrin abdullahi bẹ́ẹ̀ pé ọlọ́run ni ó gbẹ́ni ọba ti kú o kò wáyé mọ́

mo ti se fún ọ̀yìn tó bá tún wọ ọkọ̀ tọrọ ọwá ní abdullahi ní a tó bá ipò òun mọ̀ pé bí ó ti dùn tó nì <laughs> kí wọ́n páyàn sí bí ọ̀nà tọ́lọ́run ọba ipé nkankan bẹ tóun lè tọrọ ní gé májí tóun ọjẹ́ ẹ̀kan bí <laughs> wọ́n padà sí ayé kí wọ́n tún se gíní kí wọ́n tún tún wọn pa fi sẹ̀bí lè láì àwọn ọmọ gé yóò tó báyìí <laughs> ọlọ́run wá ní kíni àyàfẹ́ yíò nìkan lòun ní fún yàn ọlọ́run ní tọrọ gbogbo ń tọ́ ọwá tọrọ ilé ọlọ́run ní àfẹ́yíun gbogbo ẹni ọ bá ti kú kò ní padà wáyé mọ́ torí ní ẹ̀dàkùn gba àkídà ránrun ẹjá palẹ̀ rẹ̀ mọ́lẹ̀ yóòbá àkúdà àkúdà àkúsà ìdá àkópa ìdá o sọ́lọ̀lọ́hù torí náà ká padà sórí èyí tàn wí àwọn tí wọ́n tẹ̀ láwọn èèyàn náà láwọn lọ́rọ̀ kí lọ́rọ̀ tí wọ́n láwọ́ annàlànà karọ̀ta eh bọ́bá ipò sí ṣe ní ká lọ ká bọ́ fanatabarra aminhum kàmẹ́ tabarra ó bí ẹ ti ń pàwọn ọmọ wá rí káwà náà wá sí bẹ́ẹ̀ fún wọn pàwà náà mọ̀ rí ó ti ju ìparí ayà ẹlọ́ ni wà àtẹ́kíníkejì wọn wà máa hún kàdálíkà yúrí àhásánj olúwa ní ẹ̀wà méjèèjì kàdálíkà yúrí himullahu àmàlàhún hasaratin ọlọ́run níbò wọn ti fi se òun kálukú hàn wọn nù bọ́bá dọ̀n pé sẹ́rí tẹ́ kó bára yín òfò upon òfò ogbon tẹ́ ń wò pé ah, àwọn láàá ah, nígbàtà ah, àtẹnikẹ́hùn náà ń wí pé kọmọ èèyàn láyà kọmọ kí bọ́lọ̀ ń bá bí lórí kíni lórí tọ́lọ̀wọ̀ fẹ́ o wọ́n fẹ́ ayé wọ́n ni wọ́n gbé ẹnìkan lọ tẹ́ kí wọ́n lọ sín sí tẹ mùsùlùmí ẹnìkan onígun ó sín sí ilé rẹ̀ mẹ́rin bọ́lọ̀ bá bí i ẹlóhun ni kí ni jọrọ ẹni lójú ọmọ ànẹ́bí adama tó bá ìsí àmọ́lọ́run kí lọ fẹ́ mi <laughs> kọ̀sẹ́ni jẹ́ jáde inú náà o pé ọ̀rọ̀ pé àgbà wọn rí pàwà tẹ̀lé wọn ni so ti se tí múyàn gbére inú náà wà máa hún bẹ̀kọ́rì jí iná mínà náà ọlọ́nkọ́ sọ wá ń bẹ́ o kọmọ́sẹ̀ wá ní àdọ́rùn mọ́tọ́ o àmẹ́dàkùn ẹjá wa wàmínà zákàrà annam yuhibbuna andadahum ka hubbillah ẹ̀hẹ́ ẹ̀rí pé bẹ̀rẹ̀ àyà yìí ni àfáà tún pàkíyèsí wá sí àyà ta kà yìí ìbẹ̀rẹ̀ rẹ̀ ní pé wà mínà náàsì man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum ka hubbillah àwọn kan bẹ wọ́n sì tún mú ọlọ́run kéèkèé mi lẹ́yìn ọlọ́run lọ́nà wo ọ̀nà kẹtanu kí lọ́nà alákọ̀ọ́kọ́ dùnháù sọ̀lìhìn bí yàn bá ń pè yàn pé yá ẹnìkan yá kẹnìkan o ń sinú lẹ́yìn ọlọ́run o ti mú ní àrùbábán mìn kí lọ́nà ẹlẹ́ẹ̀kejì tọ́átùhùn ìtàfàdù àhbárahùn wàrùbánahùn àrùbábán mìn èyí wọ́n iṣẹ́ pé wọ́n ń pè wọ́n wò ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ni yuhibbunahum ka hubbillah wọ́n nífẹ̀ẹ́ àwọn nǹkan ni gẹ́gẹ́ bí ìfẹ́ tí wọ́n ní sí gíní tí wọ́n ní sọ́lọ́n ọlọ́n ní torí pé walladhina amanu ashaddu hubban lil ẹni tí ń jẹ́ múmi lẹni tó pé fẹ́ tọ́lọ́n ló borí gbogbo fẹ́ lọ́dọ̀ tí ẹ̀ àti sàlàyé fúnra wá ń jò ní pé ọlọ́run òkè ọmọ fẹ́ràn àyà òkè ọmọ fẹ́ràn ọmọ rẹ̀ mọ́fẹ́ràn ìyàwó rẹ̀ conflict ìfẹ́ ṣẹlẹ̀ láàrin ìfẹ́ tọ́lọ́un àti ìfẹ́ nǹkan mi in ta fi mọ́ ní mọ́mìnì ní gbégé ni ashaddu hubban lillah jẹ́fẹ́ tọ́lọ́un ó borí olúwa ni kéyàn ó fi ìfẹ́ ọlọ́run ṣe déédé ìfẹ́ nǹkan mi inú ròyìn àwọn kèfèrí ni o kò sí inú ròyìn musulmi kí ní ròyìn ti musulmi ashaddu hubban lillah torí náà ẹwà wọn tí a fà wí ń bí àfà ní ẹwẹ̀ mọ̀ ọlọ́run sọ̀rọ̀ àwọn kèfèrí ó tún wá fi rinlẹ̀ pé wọ́n fẹ́ràn ọlọ́run torí kí lọ́lọ́run wí yuhibbunahum ka hubbi wọ́n fẹ́ràn ọlọ́run gẹ́gẹ́ bí ìfẹ́ tí wọ́n ní sáwọn òsà àwọn àtàwọn tí wọ́n tẹ̀lé lẹ́yìn ọlọ́run kí lọ́lọ́run wí bẹ́ẹ̀ ni àṣẹ wọ́n fẹ́ràn ọlọ́run ọlọ́run ò pé wọn ìfi ìfẹ́ tọ́lọ́run ṣe déédéé ìfẹ́ tọ́lọ́run dá ọlọ́run lóhun ọ̀fẹ́ yóò gan wọ́lọ́m yóò dìkílò hùn fi islam tóhun ti bí wọ́n ti fẹ́ràn ọlọ́run yìí wọ́n dí musulmi torí ẹ fàkẹ́ifà bí man àhábà nìdà akbaro min hubbin àfá níbò láwà pẹ̀tẹ̀ ni tó se pé ọ̀rọ̀ yóò hébú na ń ka hubbin láì kìtì ẹ ọ fẹ́ràn ọlọ́run kéèkéé tó mú lẹ́yìn ọlọ́run yìí kọ́dọ̀ fẹ́ràn rẹ̀ ju kíní jọlọ́run lọ àwọn tí wọ́n fẹ́ràn ọlọ́run dédé tí fẹ́ ọlọ́run àti fẹ́ nǹkan míì tí wọ́n mú lọ́lọ́run se dédé lọ́lọ́run ní wọn èsè mùsùlùmí bóhun wá ti ta ní tó ṣe pé ní ọtẹ̀ fẹ́ràn nǹkan míì yìí ju kíní tọ̀ ẹ̀kẹta àfá ní wàkífà bí man lam yuhibba illa nidda wahdahu wa lam yuhibba Allah <laughs> wọ́n náà máa dájọ́ bó wá ní ìdájọ́ ẹni tó ṣe pé àti ẹsẹ́sẹ̀ ń fẹ́ràn ọlọ́run lágbẹ́fẹ́ rẹ̀ ṣe déédéé ìfẹ́ nǹkan mi òun ọjẹ́ fẹ́ràn ọlọ́run nǹkan mi lọ fẹ́ràn torí náà nínú ọ̀nà tí èyàn fi sin ọlọ́run ní pàtàkì òun ni mahabbatu kíyàn fẹ́ràn ọlọ́run ẹjá múyàn ọlọ́run èso bá tíyàn ma sin sin pé bàbá kú sin nísin yóò tún lè yóò jí àní agbọ́dọ̀ ma sin sin pé ah adúrún tó se fún àyẹnu kẹ díẹ̀ tó ní àmúwá nì bí mùsùlùmí ti gbọ́dọ̀ rínú o òun ló fi gbádùn islamu ni òun làwọn ará wájú nínú wọn fi gbádùn islamu àwọn sọ̀hábà nẹ́bà muhammad sọ̀rọ̀sọ́lá àtàwọn tó tẹ̀lé wọn làwọn fi ma bígbà táwọn ń gbádùn òun ni ìrún tí ń dàbí òkè lójú jẹun gbé bí ma làdáni bá pẹ̀lú gàásí ó ti yá tún torí pé kò sí fẹ́ ọlọ́run ààrí ọlọ́run rí ẹni tí ó ti se ń tọ́pọ̀ jù ẹnu díẹ̀ tó ní kàmúwà ìbẹ̀ ẹlákùn gbogbo ẹni tó bá kù síbẹ̀ náà lọ fi èsì èyàn kan kírùn kan gbáwẹ̀ ìwọ̀n lẹ́mẹ̀ rẹ̀ sọ́lọ́un ni pé jẹ́ ń gbádùn pé lájẹ́ àyọ́bá bá kú kí nísìn èyàn lẹ́ọ̀lẹ̀ sí báhùn fún o má sí báhùn pẹ̀lú ọlọ́run o rí pé ọ̀fẹ́ràn òun kọ́dà ìfẹ́ ẹ̀hún borí ìfẹ́ nǹkan ní torí náà nínú ọ̀nà ìbádà ọlọ́run ní kíni mahabbatullah kíyàn onífẹ́ ọlọ́run ara bí tí a sì ti mọ̀ pé yàn nífẹ́ ọlọ́run ni mo fún yí láàní òun ni kíyàn mọ́ mọ́ sí bádà ń se pé ní choice mi ni kíyàn mọ́ sí bádà ń bádà kọ́ mọ́ rí pé ah ọlọ́run tó se báyìí ọlọ́run tó se báyìí ẹnu wá lẹ́nu díẹ̀ yìí

bọ́lọ̀ bá ní àmójú bá ìlọ́wà ń kọ́ kí wá láwà sí ọlọ́run ò se wọn o èyàn gbọ́dọ̀ máa sin ọlọ́run sin bígbà tí yàn bẹ̀rù ọlọ́pàá pé bí ọba ti gọ́bá pé a lè bọ́mọ lọ́wọ́ ni torí náà ẹ̀dàkùn ẹja múyàn náà mọ̀hábàtùlọ́ musulmi gbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run àtàrà fi ọlọ́run náà ní kíyàn kíyàn fẹ́ràn nẹ́bí ìfẹ́ rẹ̀ ní kọ́tẹ̀ láṣẹ rẹ̀ olúwa ní kúlé in kuntum tuhibbuna Allaha fattabi'uni bẹ̀bá lẹ fẹ́ràn ọlọ́run ẹ̀fẹ́ràn ọlọ́run ọlọ́ni táwọ́ fi mọ̀ pé fẹ́ràn ọlọ́run ẹni mọ́rán sí تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ọlọ́run kó ṣe wá lẹ́ni tí ó fẹ́ràn ọlọ́run tọ́lọ́run ó fẹ́ràn àwà náà wà mín ha kọ́wùlùhù sallallahu alaihi wasallam man kọ́lá lá'iláha illallah wa káfàrọ̀ bí ma yóò ìbádù min dúnilá haruma maluhu wa damu lónìí náà ake fúnra wa pé ẹni ọba ní láìláha ìlàlọ́ tó sì jìnà sí gbogbo ń tọ́ tako láìláha ìlàlọ́ yìí òun ni musulmi o òun ni kíni òun ni musulmi kásì má sàse jù bá àti gbọdọ̀ se àse ètò níbi gbígbélé yìí àgbọdọ̀ ma wádìí tí ọ̀yá wádìí bọ́bá ti fi ń tọ́yẹ ìta annabi kọwànú sallallahu alaihi wasallam onílọ́lọ́lọ́nàbí fi ní wa hisabuhu alàlá ẹ̀rẹ́ ìtẹ́yàn ọmọun hisabuhu alàlá ẹjẹ́ ó gbé lọ bọ́lọ́un <laughs> hisabuhu alàlá yóò sírò ẹ̀ lọ́dọ̀ ọlọ́un wàhálà ti ń ké yíun wàhádà min áàdọ̀ mímá yubayyinu ma'ana la فإنه لم يجعل التلفظ بها عاصما للدم والمال بل ولا معرفة معناها من مع لفظها بل ولا الإقرار بذلك بل ولا قونه لا يدعو إلا الله وحده لا شريك له بل لا يحرم ماله ودمه حتى يضيف إلى ذلك الكفر بما يعبد من دون الله alfáà ní ẹ̀rẹ́ kọ̀nlá la ilaha illallah tẹ́yàn wílẹ́nu nìkan ò tó kọ́dà la ilaha illallah tẹ́yàn mọ̀ tún mọ́ rẹ̀ nìkan kò tó ó wílẹ́nu ó sì tún ségíní máàrífà ó ségíní ọmọ tún mẹ́ sẹ́mọ̀ kọ́kọ̀lọpọ̀ wí la ilaha illallah gan tó ń gan ọ̀ tí ọ mọ́ tí ń wí àfáà níbẹ̀yàn wàlìkọ́rọ̀rọ̀ kọ́dọ̀ òfin rin lẹ̀bẹ́ pé mọ́gbà bẹ́ẹ̀ lóòtọ́ kọ̀sọ́bà kan kọ̀sẹ́ni tẹ́ agbọ́dọ̀ jọ́sí fún àfọlọ́hun gbogbo eléyè tó àyàfi kíkí ní ókun wà káfàrọ̀ bí mọ́ yọ́ọ̀bàdù mìndú nìlá àfikọ́kẹ́yìn sí gbogbo nǹkan mí tọ́ yàtọ̀ fọ́lọ́hun o yóò bá dùmíndú nílá gbogbo ìyá bàbá ìmọ̀lẹ̀ lẹ́ fi wá kìníkà àbíbò lẹ́ ń wí ẹ́ ìmọ̀lẹ̀ wọ́n fi wá kí wọ́n á fi wò ìgbàgbọ́ wọ́n fi ń wá ìmọ̀lẹ̀ wọ́n fi ń wò àbí tọ́ gbogbo bí wọ́n bá ti wí kọ̀ waliya din ọlọ́mọ́sá sanuwa eh, fayalaha eh, waman shakka aw tawaqqafa lam yahrum maluhu wa damu allahu akbar ọ̀rọ̀ ńláńlá ni waman shakka aw tawaqqafa la ilaha illallah àti kà fúnra wa rí ń bí dárúsọ̀sọ̀sọ̀ ń bí pé ó ní àwọn mẹ́jẹ̀mú inú àwọn mẹ́jẹ̀mú la ilaha illallah ò ní kíni al-yaqin al-yaqin ọgbọ̀rọ̀ dáyàn lójú kèsè láìláàlá tẹ́yàn ń se tẹ́yàn náà musulmi mi ó tún máa wí lẹ́nu kẹ́ fi wọ́n lẹ́ ọlọ́lọ́mọ ẹni jẹ́ ọlá o ah. èyàn òkírun kò sí musulmi ọwá tó ń wí pé ọlọ́lọ́mọ ẹni tí kọ̀dọ́ lójúnù ìtúnmẹ̀ẹ̀nù pé bọ́yá ibi tó ń náà wà ń gan bẹ́yàn bá báyàn lọ bọ́lọ́un kò se olúwọ̀ ọ̀fẹ́ láìláà ìlàláwù tí ọ̀ dájú olúwọ̀ ọ̀fẹ́ muhammadun rasulullah sallam ta ń se yẹ méjì ń bẹ̀ pé bóyá òun lọ̀nà àbí bóyá bòmí táwọn kan wà náà lè já sí ọ̀nà òun làfà ní wọ́n ẹ̀ẹ̀mí ọ̀tí ẹ̀mà sáwọn pé ọ̀tọ̀ ní ṣákù ọ̀tọ̀ ní tàwákúhù àbí wọ́n bíyàn pé ẹgbọ́ kí lẹ rí sí nǹkan báyìí tí ó tako tí ọlọ́run wí àti tà nẹ́bí wí pẹ́yàrú ìrìn ẹ̀sìn mi kíyàn wá ní ẹ̀mí ọmọ no comment ẹ̀ṣẹ́ ọmọ alábọ̀gá ní no comment jọ wọlé ń bí láìláìláìláhò gbá láìláàlọ́nà gbogbo tó bá tako ìgbẹ́ni torí náà fa in أو توقف لم يحرم ماله ودمه àti sọ̀tún ma pé lám yáhùn máàlù wà dámùwú islamu pé a máa pààyàn necessary lè o kìí sí pé ẹ̀jẹ́ rẹ̀ àtó rẹ̀ tí islamu wímbẹ̀un lànà àdíthì mí ti tú ìtúnmẹ́ ní pé fàáhúwá mùsùlùmù mùsùlùmí ni o torí lànàbí fi ní alìmùsùlùmù alìmùsùlùmí haram dámùwú wà máàlù wà ẹ̀rùdù torí náà ẹ̀dàkùn nùta kọlẹ́kọ̀ ń bí náà ni pé àṣẹ iye méjì nínú faith nínú believe èèyàn o lè kó bá o in ti ń jẹ́ believe ti ń jẹ́ gbàgbọ́ ti ń jẹ́ imani ni tó se gíní tọ́ dáàyàn lójú tẹ́yàn wà lórí ẹ̀ pé ní àà ah, ó ti yé mi mo sì gbà pọ́nà ni ọgbà àwọn bí ọ̀bá dọ́ lójú lọ bẹ̀un bí ọba dọ́ olójú mẹ́lẹ̀ ìtọ́ wà yí lọ bábá ìpẹ́bẹ̀ òun ni ọlọ́ tò síbẹ̀ àmọ́ wà yí àyín tó máa wò pé bọ́yá bọ́yá ìkọba ìmá nìyàn o kọlọ̀nkọ́ sọ wà ń bẹ̀ o fàyàláha min mas'alatin ma a'zamaha wa ajallaha wa aqta'aha lil munazi' afani ẹ̀rí ọ̀rọ̀ ńláńlá ẹ̀rí àlàyé tí ó sin tó tún fẹ́ clear jù bẹ́ẹ̀ lọ ẹ̀rí dí ọ̀rọ̀ tó lè dáyàn lákẹ́ èyàn jíjá òní gbogbo tí a sàlàyé fúnra wà yìí kọlọmọ́sà já gbọ́ kagbà ká lè lò kó wúlò fún wa ń bí àti ní alkiyama هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين

私。 ìgbàgbé àwọn bá mú ní ọmọ àwọn ọmọ ọmọ ní ọmọ àgbègbè ọ̀sẹ̀ sáńpìtì léèrè ní ọmọ ọgbọ́n wí sí pé ọmọ ọgbọ́n yẹn tó wọn fi sílẹ̀ ní wọn jáde nípa wọn ní wọn fi dáwọ́ àti ọ̀ṣun. wọ́n ṣe bá wọn lọ ní láti bá السلام ورحمة الله وإياكم مبو لكشوين كان يبقى ورو نعم صلى الله عليه وسلم نعم نعم نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين lórí bẹ̀rẹ̀ ti alákọ̀ọ́kọ́ hadithu tí ó lẹ́sẹ̀lẹ̀ ni níjọ tí wọ́n sin ọ̀kan náà àwọn ọmọ annabuwa muhammad sallallahu alaihi wasallam tí ó fi fún aṣíwájú wa ọ̀fúnmán ibn afan radiyallahu ta'ala anhu nígbàtà annabi ti wá wí báyìí ẹ̀jẹ́ ká dúó lórí bẹ́ẹ̀ náà gbẹni ọba ti kìí ṣe pé èyàn ṣẹ lọ́hun nígbà tó wọn mọ̀ pé ẹnìkan ó kú bọ́ ti ẹ̀mọ̀ pé ẹnìyàn ti kú èyí wọn pé ngbèyàn ti wá gbọ́ pé ẹnìkan kú lálẹ́ ìnísìn ọwá gbọ́dọ̀ súnmọ́yàwó rẹ̀ torí kọ́ bá lé ẹnu bọ́ bá dìgbà tí wọ́n fẹ́ gbé kìí ṣe pé kọ́ má bá wọn sìn kú là nẹ́bí wí àmá nẹ́bí lọ́mọ hekima tọ́lọ̀ ní kò fi sọ bẹ́ẹ̀ wọ́n bá fẹ́ gbé e tí wọ́n sọ kalẹ̀ sínú sàárè ìrẹ́ni kó jìnà sí i Eh, ibẹ̀ kọwọ́nà bí ó sì excuse ara rẹ̀ ńgbà náàbì ti wí bẹ́ẹ̀ tó sì rìn lẹ̀ bẹ́ẹ̀ wallahu ta'ala a'lam ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nípa eh, ni pé wọ̀ ìta ń pè ní lọ́kọláya nínú islamu ẹ̀rí pé yàn ọ̀kan lè lójú títì nísìn kọ́kàn mọ́ ẹnìkan pé ọjí dìyàwó mìnánù ọlọ́nà tí ṣẹ̀rí alákalẹ̀ tí èyàn fi di ọkọ àti ìyàwó bí islamu ti wá la ọ̀nà táa gbà wọ hayatu zaudiya yìí táa fi mọ̀ pé a lámọ́yá ó ti lọ́kọ̀ làkásígbà ó ti ní ìyàwó ọlọ́run ò jẹ́ kí ti wó nira bí ìtàwọn kan pé bẹ bá ti papọ̀ ẹ̀ ní túká mọ́ ó tún se pé bí ọba bí gbígbé ọba rọrùn mọ́ ẹlẹ́ se kíní ẹlẹ́ túká àrọ̀ ọ̀nà tí ìgbéyàwó fi ma túká nù islam wá ìjọyọ̀ kan lọ ẹ̀rínú tí ìgbéyàwó fi ma túká ìtọ́ pọ́pùlà táwà mọ̀ ní àtọ́lá kọ́kọ́ ìyàwó ẹ̀ ààrẹ náà ni alhulun ààrẹ náà ni alfasku gbogbo àwọn eléyìí àwọn ọ̀nà tí yìgì ma fi ṣe kíni tí máa fi tú ọ̀nà kan wá ń bẹ tó sì pé yìgì máa tú automatically ń bí òun náà òun ni kíni mautu ahadi òun ni kọkàn náà àwọn méjèèjì ta pè lọ́kọ láyà bọ́ bá ti kú ẹsẹsẹ sí tọ̀lákù pronounce tọ̀lákù ìgbéyàwó ní ṣe kíni ó ti túnjọ náà mọ̀rọ̀kó ti yé òun lẹ́ẹ̀fì rí pé kọ́dà masala fíkíù kan wáyé táwọn alfáà tí wọ́n fi mọ̀ hanra wọn bẹ̀ látàrí rọrọ̀ báyìí òun ni pé ọkọ àti ìyàwó bọ́kọ bá kú sí ìyàwó léwẹ̀ bí ìyàwó lọ bá sì kú sáájú ọkọ rẹ̀ sọ́kọ náà lè sí kíni ó léwẹ̀ bàbá ní káwò nídájọ́ sẹ̀ríà ní pẹ́kọ̀ yẹ wọ́n wẹra wọn ní títorí kò sí kìláàfún bẹ́ẹ̀ pé a nílò ní kíni in tó so wọ́n pọ̀ jíse kíni ọ̀tùtùkà àfíta bá rẹ̀rí tọ́ wá ní nǹkan báyìí se se tí ń jẹ́ ṣẹ̀rí ànù òun là ń pè ní pé bí istifinawu ayàfi nǹkan báyìí ara bí eléyìí tọ́rọ annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi wíńjọ kan fún ya ńlá wa aisha aisha ya ńlá wa ní wára sáà bí gbàtí yẹn pé orí mi o tí ó kébẹ̀ kọ́dà bọ́lọ̀n bá ní àjàlì rẹ̀ ó dé nìsìn ẹbẹ́nu kémi ànábí ọlọ́run ọ wé ọ ní kí n se fásọ wé ọ èyí hun tó máa pé ọlẹ́tọ̀nù òun làwọn àfáàfi dáadó ń bẹ̀rùn àmọ́ gbogbo wọn táwọn àfáàfẹ́ wítẹ́lẹ̀ náà ni pé wọn ò lè sé kíní wọn gbọ́dọ̀ wẹ́ra wọn ní ti torí pé n tó so wọn pọ̀ pẹ̀lú kú ó ti hospital láwọn ọ̀spítù tí wọ́n bá ń ṣe irú nǹkan báyìí lédè òyìnbó ọ̀nà ń pè ní cryopreservation wọ́n a máa mú àtọ̀ ọkùnrin àti tóbìnrin ó níbi tí ó ní àwọn báńkì tí wọ́n ń tọ́jú rú ẹ̀ sí kẹwàá sọ̀rọ̀ àlọ́ lásán ní tàbà ń awárá àwọn obìnrin tó se pé lẹ́yìn ikú ọkọ wọn wọ́n máa padà lọ irú báńkì bẹ́ẹ̀ kèsí báńkì owó <laughs> wípé nǹkan wa tí àmúwáyà yìí ní èsìn ẹwà transfer rẹ̀ torí pé kìí sí haramu bí wọ́n méjèèjì bá ń bẹ láyé tí wọ́n bá nìdí pé ní inú tí ma fa ní pé ọlọ́run fún ọkùnrin mí ní tó fún ọlọ́fẹ́ tó mọ́un pé kó lè súnmọ́ ìyàwó rẹ̀ kí nǹkan ó sì jáde lára rẹ̀ kọ́ wọ bí tí ọyẹ̀ kọ́wọ̀ kó sì dọmọ bẹ́lùmí bá súnmọ́ ìyàwó rẹ̀ lọ́gọ́rùn gbà nǹkan mọ́ jáde kò sì ní dé torí ẹlòmí ọmọ orí ọlọ́run irun tí ma fàánù wọ́n wá lè gbà àwọn làwọn wá ní táwọn gbígbà tí wọ́n fi nǹkan púṣì nǹkan pé lọ́bẹ̀ <laughs> bọ́bá ìpé láàrin lọ́kọ láyà tí ń bẹ láyé kò sí tọ́kọ nínú sẹ̀ríà kò sí nǹkankan in tí ó yẹ kọ́ wọ́ra wọn tí ó lè wọ́ òun láàrin lọ́wọ́ láti wọ́ àwọn méjì wá bá débi pé lẹ́yìn ìgbà tọ́kọ kú tánà pé ó tún fẹ́ bímọ fún ọkọ rẹ̀ tí ó ti kú mùsùlùmí ọgbọ̀dọ̀ dánrú ẹ̀wọ̀ ni o alfa wa ní ọ̀rọ̀ ogun ọ̀rọ̀ ogun kan wà ní àwọn ìdájọ́ tó tẹ̀lé ni ìpìlẹ̀ ní ká mọ̀ pé kèése gíní kèése halali bí rẹ̀ bá wá wáyé ọmọ yìí tí wọ́n wá bí bàbá kú ní year 2000 lápẹjúwe wọ́n bí mọ̀ ní year 2003 ẹ̀bí ó ti jẹ́nu àbí 2002 lẹ́yìn gbà tí bàbá ti lọ wọ́n tó lóyún rẹ̀ ni wọ́n tó wá bí òun lẹ́yìn oṣù díẹ̀ ìjẹ́rù ọmọ yìí ọmọ rẹ̀ ni àbí kèèsè ọmọ rẹ̀ masala fíkì ńláńlá wà lélẹ́yìn inú àwọn alfáà àwọn alfáà ò ní fíkì ara wọn tó dó lórí pé gbogbo tí ọ bá ti se pé in tí ó di èèyàn tá ní àtọ̀ yìí kọ̀ bá síyè méjì pé ara ẹni ó ti jáde nìí ọmọ rẹ̀ náà tí ọba sí yẹ méjì ń bẹ pé àbí àbí ó se tí ọlọ́run ọ̀fẹ́ èyí wọn ọ̀tọ̀ a máa gbọ́dọ̀ transfer yíhun tí ó fi wá kó bá irú ọmọ yìí torí bàbá àti wí nìsìn sí ọmọ ẹjọ́ ọmọ ẹ̀yà rẹ̀ tí wọn ní ní gíní tó wọn ní ní bàbá ara alfa oníṣẹ̀rí àti wọn ní ìgbòsèké mọ́ ù omi rẹ̀ ni kò síyè méjì ń bẹ́ẹ̀ yọ̀nà tí ó yẹ kí wọ́n gbà lò òun ni wọ́n ṣe kíní òun ni wọ́n gbà lò a sì rá àwọn tí wọ́n ní ùn wọn ò lè bímọ lẹ́yìn tẹ́yìn ò sí láyé mọ́ àmọ́ mo rò pé tí ọba makọ́sílù sẹ̀ríà mú èrò tí sẹ̀ríà tí sẹ̀ríà fẹ́ àkọ́kọ̀ gẹ́gẹ́ bí ádìlù ní dédé òun ni ká dúó lórí pé àwọn tí wọ́n bá se irú ọmọ yìí ọmọ tani ọmọ ẹni tí wọ́n lo àtọ̀ rẹ̀ ni o kò lè wá wà láyé kọmọ̀ ní bàbá lẹ́sẹ̀ tí è se pé ọmọwọ́ ọmọẹsẹ̀ ń bẹ́ wallahu ta'ala a'lam àmọ́ ká tún tún wí gbogbo ẹn tó bá gbọ́ báyìí tọ́lọ̀ dánrú <laughs> ìtúnmẹ̀ ẹ̀nú pé in tí ó dá ọpọ̀ pẹ̀lú lámọ̀yẹ́ o ti ṣe gíní o ti dópin bí ìfẹ́rẹ̀ ní bá ti wá dópin gbogbo tí ń jáde látara àfẹ́rẹ̀ ní náà gbọdọ̀ ṣe gíní òun náà gbọdọ̀ dópin ni ẹmẹ́jẹ awùwà bí wà àwọn tí ọ̀ lálìkì àmà àwọn òyìnbó ń dáró ilé yíwó kọ́dà ń lú òyìnbó náà àwọn náà ti kọ́ nísìn yes nínú òfin nú òyìnbó gan nísìn àwọn gan ti kọ́ wọ́n ṣe kéèsì kan níbi tí wọ́n ń pè ní Eh, court of human rights ní europe kọ́dà àwọn náà dájọ́ pé ní àà ah, èyàn ò lè bí ma jí ìsìnkú òun lọ fẹ́ bí ẹ̀ lè mú kíní ẹ̀ lè mú àtọ̀ àmọ́kápá tí wọ́n ń ti ìdájọ́ ti sẹ̀rí ànà nípìlẹ̀ òun ni pé ẹ̀ lè dìsáìdì pé tí ó ti parí ẹwà mú ẹ̀túntún kan nú ẹ̀túntún tó jẹ́ pé látàrẹ ló ti jáde ẹwà ní kéyìn òsèkíní kọ́kọ̀ tínú torí ẹ̀tún tún kan ní kéyàn ó bímọ fún rẹ ni látàrí pa jẹ́ lọ́kọ láyà bí ọba ti sí lọ́kọ láyà mọ́ àgbọ̀dọ̀ fàyè bímọ fún rẹ ni náà lẹ́ wallahu ta'ala ẹ summarize ẹ̀ torí àsìkò kí ni bèèrè ok ìpé ṣẹgbọ́ àfáàyé wọ́n láwọn ní dúódé wọ́n padà wá sí gíní wọ́n dúódé ńgbà tí wọ́n rí pé káwọn dúódé lọ sí gíní ńlọ́dá ìtẹ́ sí ọgọ́lá nẹ́bì ní kẹyìn òsè sọ́lọ́sọ́lọ́ kọ́dà bẹ́yàn bá ti búra ló kọ ọlọ́run ìbẹ̀rẹ̀ tàbí ní pé iṣẹ́ kan wí lẹ́nu ní abẹ́ níwà láyìn ní dódíọ̀ ẹ̀fọ́kọ́ ọlọ́run sí ẹ̀yìn kankan nkankan kọ́dà bẹ́yàn bá ti wá fọ́kọ́ ọlọ́run síṣẹ́ ànẹ́bì ní ẹmọ́ wà sọ ọkọ̀ ọlọ́run dín tí ó dínà oore ẹlòmí pé àwà ah, láì bá sì fún ní kíní mọ́ mo ti ní ní mo ti fún lẹ́yìn ṣe ìgbàtí ìṣe pé ẹ̀fọ́lọ́n jẹ́rì pé ní dúó dí ọwà láyò bọ́bá ipẹ́ wíyùn kẹ́ẹ̀dú òun náà ọ̀dá ànábìnrin ogbẹni ọba lóhun ní se nkankan tọ́ padà wá hàn sí pé kóhun ó se yìí ọdá ju kóhun mọ́ se lọ ànábìnrin se mọ́jọ jẹ́ pé mo ti kí la fi sàkà fara búra hmm? òun ni ká tún wó ń jẹ fáwọn èèyàn mẹ́wàá kan ẹ̀rí pé dá bí ọ̀bá búra bó làwọn ó se fa ètò àmú aṣarọ́tí masaki min áwọ́sọ́tí máa tó tẹ̀mọ́ na àhàlíkù áwọ́kìsíwátò hún áwọ́ta àríru kọ́dẹ̀ èèyàn lè dásọ fún wọn ànábì ní dásọ fáwọn mẹ́wàá tí ó fi mọ̀ pé ogbon kan náà ká mọ̀ pé wà láì wà láì ńgbà ní owó tọ́bà àmọ́ ọ benefit àwọn yíò ná ẹ̀rí pé islamu dáa púpọ̀ mọ́ sọ ilé yìí torí pé in tó kọ́mọ̀ ní ọ̀pọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní pé lọ gbá àwẹ̀ mẹ́ta àwẹ̀ mẹ́ta káàfi san gàfi tánràn búra o in tàà fi tánràn búra lọ́lọ́run wí o lẹ́yìn ìgbà wọn ló tó káàwẹ̀ o bọ́lọ̀n bá rí pé ò sínú fàmọ́lámì ẹ̀jí bọ́ bá gbáwẹ̀ ọ̀sán kàfàrà ò ọlọ́n gbọ́dọ̀ rí pé ò ní in tó fi tánrà yìí ló fi wá dáa sí kíní ò fi dáa sáwẹ̀ wọ́lọ́hùn adam náà Naam. ọjọ́ ti lọ. Naam. wọn ò tí yọ̀ǹda àbí bó wọ́n se yọ̀ǹda ẹ̀dàkọ̀ ẹjẹ́ kan kálukó free láti bèèrè tí ọba yìí náà láàrin ìgbà ohun ọwá lóyún kó tó di pé kó tó wáyé òkè ọ̀dá Oh. <laughs> ọ̀rọ̀ ọ̀rọ̀ kó magan ẹlẹ́fẹ́ bí <laughs> àfá ọ̀tọ̀ ní tí èmi rò pé fẹ́ bèèrè kò tí ìkàn kó mọ̀ <laughs> ẹ̀lákùn ẹni ṣúrọ ọjọ́ ti lọ àfá kò tí ìkàn mọ̀ kíkó ó kọ́ wádìí pé irú ọmọ ìyíbò ló ti jẹ́ ọlọ́run fara mọ́rí àbí kò fi máa ká dúpẹ́ fàfà tó bèèrè ọ̀pọ̀lọpọ̀ ní dẹ́rùn kan bá ìwò lójú ọmọ tí ní òní lè bèèrè àtúnwà ni tó lè bèèrè tó ń karúkó mú ti ẹ̀mẹ́ ọ̀rọ̀ ńláńlá láàfà mẹ́nu lé o torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ń ṣe mistake gbogbo nǹkan yóò kọ ọmọ ṣe kíni yóò mọ̀ sọpọ́tì ẹ̀yìn kọ́lá bí yóò tí ìsan sọ̀dáàkì bí wọ́n bá ti yọ̀nda lóòótọ́ ó ti dígíní ó ti dìyàwó kọ́lá bí ò tí ẹ̀tí lágbára ẹlẹ́ ilẹ̀ tẹ́ lágbára kẹ kóyàn jọ ohun èyí ò kan àìdà fíkí ò sì ní pé alẹ́ìbọ̀rọ̀tù bilma a ní lábílma bá ní ìtumọ̀ tí èyàn se lọ mátà kọ́dà kìí se ń tọ́ sọ jáde lẹ́nu òun ló yí ó fi se pàtàkì béyàn bá mọ́ dáhùn rú bèèrè báyìí kó bèèrè kí ni alẹ́ọ̀rùfù sáà idú kí ni kọ́stọ̀mù bí òun ti fẹ́ dáhùn bèèrè yìí bíyàn bá lọ karú bèèrè yìí lórí nẹ́ẹ̀tì láwọn ibi tó se pé ní kọ́stọ̀mù wọn yàtọ̀ sí ti wá ń bí ìwíkú iná mọ̀ wípé òfin ṣẹ̀rí àní o èyí tèmi mọ̀ ní kọ́stọ̀mù wá ń bí ni pé orísìírísìí yọ̀nda ní bẹ lọ́dọ̀ àwọn òbí orísìírísìí gíní àmọ́ wọ́n retí pé ẹ padà wá so igi àwọn ọ̀gbà pé ẹ ti so igi irú yọ̀ǹda yíò sóbìnrin dẹ̀tọ́ fún yẹn o torí pé àníyàn wọn ni ó dìtàmì irú yọ̀ǹda tí wọ́n yọ̀ǹda òun lè mí fi máa fún ẹni ọba ti wá bí mi wá nà wá bèèrè ibi kí ń wí báyìí náà ìmọ̀ràn tẹ́mi máa fún wọn ni pé má ti ìkanjú o torígbà nẹ́bí sọ́sọ́làm ní inú ta gbọ́dọ̀ sá fún jù ká sá fún rújú ń bẹ́ òun ni ọ̀rọ̀ ọlọ́kọ̀ láyà jí ó kílíà bí kíní bí ọ̀sán tí ó lágbòó kan tó fi mọ̀ pé irú yọ̀ǹda wo ni wọ́n yọ̀ǹda torí ẹ mẹ́jà tanra wa irú àfáà tó wípá wọ́n yọ̀ǹda yìí nìsìn bàbá wo lójú ti ṣẹ̀ríà kò sí tọ́lọ̀wọ̀n ò lè ṣe lẹ́yìn tí wọ́n wíwú nípa àwọn yọ̀ǹda yìí ọlọ́run wá ní kí á ó dé bá ọ̀kanú ẹ̀yìn síyàn lè lọ báwọn òbí rẹ̀ pé ẹ̀rákùn gbogbo tó bá ní sẹ́mọ̀ kí mi mọ́ ní dájẹ́ o torí bí tẹ̀rí àti tónù ẹ́ wálàkún nísù máa tàrọ́ka àzúwájùkùn bẹ́ẹ̀ náà ni ìlàmìyàkún làhúnná wàlàhúnná sọ́kùnrin lè lọ bárò àwọn ìyá àti bàbá ìyàwó yìí pé mọ̀ fẹ́ jogun ọmọ ìtẹ́ ilẹ̀ yọ̀ndánjò ní tí ń sì ń gbé ọ̀dọ̀ yìí <laughs> bó ní orí lé ti wọn ẹ́ torí ẹ mọ́já ikú ètì lẹ́bù bá wọn tí ẹ̀ ń ka fájúwà wọn ti gbọ́ ìsìláàmù yé sí àwọn tí àwọn ọ̀gbọ́ yọ̀ndá ayé débi pé ó ti dì lọ́kọ̀ láyà dépò pé títán bá dé ẹlẹ́ jogun ara yìí ọ̀nà kejì tẹ́mi máa kọ́ àwọn èèyàn ni pé o lè dọ́gbọ́n kan padà lọ lẹ́yìn ìgbà tí ẹ túká tán pé tọ́ ẹsẹ̀ wọn ò tẹ́ ti yọ̀ndá yìí ẹnu mọ́kàtẹ̀ wá wò ní pé nkankan lọ́kàn kù tí àti ìtaàrẹ ti se ní jọun kí nìkan náà ni pé fún yàwó mi wá pè yàwó rẹ̀ ìfúnyàwó mi ní sọ̀dáàkì mo sì fẹ́ kó sójú yí ti ń bá fún báyìí ìgbẹ̀rún ló ti mọrú yọ̀nda tó bá pé yọ̀nda ti pé ẹsà mọ̀ lọ́nà bọ́lọ̀mbá yóò bó ní pé no <laughs> tó bá pé rú yọ̀nda oní jẹ́ ọ̀sọ̀ wọn gbà tí ó ti wá kàn yíò ní ọ̀ìsọ̀dá kíbò nìkáàwù ń bọ̀ wọn èyọ̀nda yányán àmọ́ mo ti wí fáwọn mìíràn tí wọ́n sì tráì rẹ̀ tí bàbá yà ó sì náà ah, wọ́n ló ní ìyàwó rẹ̀ ọba ń pọ̀ fún ọ fún bọ́bá ti wí yíhun kí ló sẹlẹ̀ hun bẹba bímọ lẹ́yìn ìgbà àwọn ẹ̀kọ́ <laughs> ṣẹgbọ́ ọjọ́ ti lọ bí ìmọ́mù ti wí àwá tabakọ̀ ẹja kọ́ pẹ̀lú ògọ́lọ́n àfijọ́ kan lẹ halkọ̀ kan tó ipé rú bèèrè báhùn láàfi dáhùn inṣáàlá Talk